الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا ربنا سبحانه وتعالى أحل النكاح وحرم الصفاح ووحد بين الزوجين ووكل الأمة بمسؤولية كبيرة إذا وقع بين الزوجين نشوز ونفور وشقاق ومن ذلك ما قد يؤدي إلى الخلق والخلق صحيح لو تبرأ به من صح تبرعه من زوج وزوجة وولي وأجنبي حول هذه المسألة ندور وندندن من بداية الخطبة الماضية حتى استأنفنا الخطبة في هذا الأسبوع فنسأل الله الذي لا إله إله أن يفهمنا ويفقهنا دينه فإذا فقهنا دين ربنا سبحانه وتعالى فقد أثبت رسول الله صلى الله عليه وسلم الخيرية لمن كان هذا حظه من هذه الأمة أمتنا الخلو قد يكون من الزوج وهذا لا يكون غالبا وقد يكون من الزوجة وهذا يكون غالبا وقد يكون من ولي المرأة أو من أجنبي لكن أتينا بأنه سيرد على تسحيحنا لخل المرأة من زوجها من رجل أجنبي يرد على هذا إشكالات متنوعة ولا بد أن نعرج عليها ومن ذلك أن بعض أهل العلم ذهبوا إلى أن الخلع لا يصف أبدا من أجنبي مهما نظر في الأمر ومهما قصد من الإصلاح ولكن القول الصحي في المسألة أن الخلعة يصح من أجنبي لكن lè umorin ọ̀pá ní fọ́ bàrẹ́dà tó ṣíwá ní musulmi an tọrọ alikun kira jẹ́ fan nabi sallallahu alaihi wasallam ẹn tó wà bẹ̀rẹ̀ àná láti máa jẹ́ kẹfún gbogbo wa ọlọ́wọ́ bá ń sàlùkún kí annabi wa bá ní sàlùkún ọlá rẹ̀ àti àwọn ará lé annabi wa àti sọ̀hábà rẹ̀ dákùn tó bá jáwọn náà wà ń bẹ́ẹ̀ jama'a mo ń fi àsìkò náà méjì bẹ̀rù Allah subhanahu wa ta'ala jẹ́bọ̀ sí ẹ̀rẹ̀ tí bẹ̀rù rẹ̀ eré iná ni àsọtẹ́lẹ̀ tó bàrídà sọ fọ́nà tó lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tó tún sọ fáwà náà àwa ń bẹ ọba dẹ́dà nígbà rẹ̀ kẹsì rẹ̀ ìbẹ̀rù rẹ̀ ti tòótọ́ táàfi èlà níbi ìbínú rẹ̀ láyé táàtù fi èlà níbi ìbínú rẹ̀ nínú sàárè táàfi èlà níbi fún wa nígbàtí náà fẹ́ra wáyìí ọ̀dì ọ̀jẹ́ nù ràn nǹkan mi tó wà nílà bá pàṣẹ gbogbo ẹmà fẹ́ bí mẹ́láyé tí ó sì jọ bí rẹ̀ kìnnìún ní ọ̀fẹ́ káwà àti sì jọ jọ

tó wá dípò gbogbo ẹni tó lọ́mọ láyé tó bímọ tí ó sì babaláwo náà fẹ́ bí ọmọ ṣe ni olóòlò sí oúnjẹ tí ìròjú tara ti ẹ̀ ṣe ń gbọ́ ọlọ́run àwọn nǹkan tí máa fa wà lẹ́yìn ó pẹ̀ka ó pòrísìírísìí àwọn nínú lọ́rùn fún ọkọ fáwọn àdìta àti kàdíẹ̀ tàtù maka àwọn ni húlù gẹ́gbà mí ó lè tọwọ́ ọkọ wá bẹ́ẹ̀ sì ni húlù ó ní ìkọrẹ ní tọ́la àárínra ẹ̀mí ara ẹni padà ìkọrẹ ní ọ̀sẹ̀lẹ̀ obi ó tó wá sàn kẹkẹ fọ́kọ rẹ̀ irú kí a lè léyìí látọ̀dọ̀ ọkùnrin akẹ́lẹ̀ ní jẹjọ olè látọ̀dọ̀ obìnrin akẹ́lẹ̀ ní jẹjọ olè látọ̀dọ̀ ọkọ kọ na kọ yàtọ̀ fún yóò gan ọkọ rẹ̀ tí ó jẹ́ fúlúrù àwọn pọ́kà àfà wọ́n tó wá ti tẹ́tẹ́rà àta ẹrù rẹ̀ out kí lọ kẹtẹ̀ mẹ́ ṣùgbọ́n mímọ̀ pẹ̀lú istiqra wọ́n ní àjìnàbí bí ìtàlẹ̀ àjìnàbí sí obìnrin aládùgbò wọn kàmákírù wọn kìí mùsùlùmí ni ọmọ yíbò ni ọgbà ìsìlámù ni kọ́dà ọmọ ìyá wa ní àríwá ni haúsá ni ọmọ sókótó ni ó ti gbédè wa àwa ló lè bá obìnrin ó lè bá obìnrin kọ ọkọ rẹ̀ tó jẹ́ pé tí a bá bóbìnrin kọ ọkọ rẹ̀ kúrò ń bí wà láti lóòrùn rí àwọn mímọ̀ wá ti pàpábọ̀ dídí o ó ṣe wọ́n sì kíyà rẹ̀ innama yamliku at-talaq alladhi yumsiku as-saq ẹn tó lágbára àti kọ obìnrin ní títọ̀láàkù azẹ́kámẹ́ àtọ̀ sí wíra méjèèjì àtùmọ̀ tó sọ táyì gbọ́yé ẹn tí ń gbá ojúgun ó mú onítọ̀lákùn bẹ́lẹ́nu rẹ̀ o bàbá ò lè bá ọmọ kọ ìyàwó wọ́n sì lè bà kọ̀ wọ́n ò lè bà kọ̀ dáàrẹ́ ti pé ọfẹ́ ọkọ̀ ọtí ọrùn kọ̀tí ọmọ pé èé sọmọ mímọ́ torí pé mo ti wá kọ̀ tó sì jọmọ rẹ̀ torí pé mo ti wá kọ̀ lọ́mọ yìí o nínú ogbó mi kò sínú Islam tọ́mọ ọba ti pa bàbá rẹ̀ ọlọ́mọ fà lọ́mọ kọmọ kọmọ ọmọ yọ bẹ́ṣọ́ bàbá rẹ̀ ojúmọ́ pé inú mi dẹ̀ tó ti rọ̀ padà mi ìpayín mẹ́lẹ́ nì ó tó bí oṣù méjì mo mú o ọ̀wà ní gbójú ẹ̀sàmọ̀wò ìbẹ̀ẹ́sẹ̀ owó mẹ́un ó tún pístù ó tún kó níṣe ó dáre ìdí mélòó ìfọkà ah, sí pàtàkì tí ń bà mí oṣù pẹ̀lú àmọ́kà lórí 12 ìkàmọ́ fún pẹ̀ parọ́ yẹn ọjọ́ ọkùnrin tó yẹ bàbá padà lẹ́yìn ìgbà náà ọmọ ó jogun rẹ̀ bùnúwà ìbúwà ni pé èmi mo bí ọ bùnúwà ìjọmọ wọ́n ìtẹ́jì ẹ̀ umúmọ̀ ìjẹ́ ìyàwó lè tẹ́jì ìyà òkúwà ti jọ bí àpapọ̀ gbogbo ẹ̀ náà lẹ̀sì tọ́ọ̀tì nǹkan ló fi jẹ́ pé àwọn àfáàtí wọ́n pé àlè àkídátà lè àkídátà in tí ń fún

tí lè ṣe fi hàn lábúrò àbúrò rẹnu wọ́n yọ kẹ̀ǹkà tọ́sẹ̀ tí ní ẹn tí wọ́n bílíọ̀n lẹ́ti bílíọ̀n tàbá ti délé wa tí bá ti sọ pé màmí elégbò màmí elégbò ọ̀rẹ́ ni mo mí o torí pé mọ́ máa ń sọ fún màmá àwọn èdè ẹ̀gbọ́ wọ́n ì nít ah! ó sì o lẹ́bàá wojú ara wọn bóòdì náà jù bẹ́ẹ̀ lọ ìyà méjì èbí ụmụ umúmà ti wà lọ́rọ̀ rẹ̀ àwọ̀mbọ̀ ìyà ìyà ti ìyà ti ẹ̀tún mọ́sálà ti ìyà ti ẹ̀tún àwọn àfáà ti ẹ̀tún wọ́yà sẹ́yìn dáadáa ìyẹ́ ìbáyẹ̀ ọ̀kọ́yàwó gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ sí ti kọ obínú wa tí ààrí nkẹ́kẹ́ rẹ̀ àgbógbó ẹ̀ lẹ́nu àlà alábòsí ni ọ ẹbí mọ́mí rẹ̀ ni ọmọ fẹ́ ń jọ tọ́ ǹsọ fún wípé mọ́mí ń fẹ́ tó rẹ̀ náà bí mo obẹ tí ó bá sọ bẹ́ẹ̀ pàtí ọ̀nsọ́ bá ọwá mú tó jú ni because sẹ́rí àwọn wáṣí kan tí ó sàmì àmọ́ sí mọ́ ń dẹ́rù báyẹ̀ pẹ̀lú àwọn òbí wáṣí ìmẹ́kọ́ tí ẹni ń bẹ̀lẹ́mì rẹ̀ tó fẹ́ sí àwambọ̀ jàmáà èmi o tí ó mọ́ nìkalẹ̀ tí èmi ò ní ìbò ní lọ́wọ́ ẹn tó bí ò nílé tàbí lọ́rin ìwéyìn bá ṣe bára wálò káàbọ̀ bára wálò obè wa dìntí ò ní túnmọ̀mọ̀ jẹ̀mẹ́rà nìkan ni ta ló gbọ́n ìlọ́wọ́ ẹ̀ẹ̀sápè kádàrà ó ní orí sì dágbé kíníkà ọ̀dá wọ́n ta ń dánà wà àtóbẹ̀ wáwú àtọkùnrin wáwú ta fi gba gbogbo wa ni a bá jẹ́ ẹ̀kọ́ sáwọn ti a o lè jẹ́ lórí òtọ́ o lè jẹ́ lórí àbòsí ti jòbí ó sì mọ̀ kẹjọ wá báyìí ẹmọ̀ pé àkọ̀rìjá ọfẹ́ ìjápa síbàdísà bí rọrọ̀ náà gbogbo ẹ̀yọ́ ìṣẹ́jú wá ń bí ẹsàbẹ̀rẹ̀ mú ń tàwí o ní nǹkan mẹ́rọ̀ fẹ́ fi kú ẹ̀dẹ̀ tèmi o mọ́ fi tọ́ ìrọ̀kan rẹ̀ láṣìírí àtijọ́ sàdúwà kàtí ó múra wa èntọ́ ọba ń bẹ̀ lọ bó sì máa mánéjì ẹnu ìyá sí ìjọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń kọ bí un nítorí wípé àti gbọ́ ó ti sẹlòmí ìdíyàwó padà ìyàtọ̀ owó ní ọkọ ní mọ́ ọkọ ìyàwó ìyàwó náà máa ọkọ ọkọ ṣùgbọ́n gbogbo ìṣe mọ́tọ́ bá ti wá láti kí àwọn obìnrin yóò rà ní ìtọ́yàtọ̀ mẹ́lú ìtafẹ́ sọnù ìṣe mọ́ látọ̀rọ̀ fẹ́ ọkọ ni bọ̀tí tí ṣe méje ìṣọ́ta márùn rẹ̀ pọ̀ yí fọ́mi lórí ní òkànlẹ́mọ̀ ọlọ́bá wà pọ̀ díẹ̀ mẹ́ wà lè fún mi ní nǹkan báyìí padà ṣé àlẹ́mọ̀ nínú ìdàjú ẹ̀sìn wa àlẹ́mọ̀ kí ló fi fẹ́ obe tí òfin bábù kẹ̀kẹ́ fẹ́ bárù wo ẹwọ bẹ́ sì ṣe ń dẹ̀wà mẹ́lẹ̀ bẹ́ẹ̀ kí ni ó bí ṣe ń dẹ̀wà mẹ́lẹ̀ bí ṣe ń dẹ̀wà mẹ́lẹ̀ bí ṣe ń dẹ̀wà mẹ́lẹ̀ bí ṣe ń dẹ̀wà mẹ́lẹ̀ ṣe pẹ́ sọ ni pé ah, hayakula hamdìlá sárùgbẹ́dọ̀ ọlọ́run tí nígbàtí èyàn sọ wípé inú òun bà jẹ́ pé òun tó ti gbọ̀ súná yìí só náà lè bàjẹ́ mọ́ ọmọ ẹyọ kan tó nítọ́jọ́ máa lè tọ́ padà fẹ̀sìn mọ̀ pé gbogbo ọmọ tí bá egorí rẹ̀ tó sì fún ibi ọmọ gan só nǹkan lóòsè kéèkọ rẹ̀ kí ló pínlẹ̀ kẹ Tinubu ń bí eléyìn náà gbogbo aládùgbò tí ẹ ń pè gbogbo ayé ìbá àmọ́ pẹ̀lú ọmọ rẹ̀ àní ní sẹ́mọ̀ wọ́n ní ìsọmọ rẹ̀ gbogbo tó lọ ń bá fi kí ọmọ náà láyé ó náà ní gagọwọ̀ kan báyìí ní òkèrè o ṣe eléyò ibi táàtì wá bẹ̀rẹ̀ rán ẹgbẹ́ sí ní gbé wá débẹ̀ ṣe ibi bẹ̀rẹ̀ nú bẹ́sì báyẹ yàtọ̀ ìjogún ààrẹ ni òsì mẹ́lá àríwá ọ̀pọ̀lọpọ̀ ọdẹ́ lónìí ẹn ti ń pín gúnbẹ̀ obìnrin ni olóṣìlà kọ̀bí ó sì lọ jọ́jì ẹwà kí gbàjàrí ìjọba ń lọ lọ́tọ̀ gbogbo ẹn tó bá lọ sí ìjọba fìyà jíá torí páà ń sódòdó ẹ̀sìn àjọ lọ wọn bá lọ kí gbàjáde fún ìjọba pé ẹn tí ń bẹ̀lẹ́yìn wọn sáàsù àgbájá ní ọ̀sọ̀ wípé ara wọn ó sì mẹ̀lú ẹ̀sìn o ṣùgbọ́n torí àbòsí jẹmáà bí èyàn bá gbàpá jẹ̀ ló ń bá gbélé pé ó ní ẹwẹ́ tààlẹ́ bàtí alẹ́ ọ̀bọ̀lẹ̀ yìí nù ṣùgbọ́n ànẹ́bí ni ẹ̀ṣọ́ra yìí o ẹmẹ́dàlúrú o aláti gbọ́ rìn tílẹ̀ bá ti sú sí ẹ̀mọ̀ kò bọ́jọ̀ kẹsẹ̀ dínú ẹ̀rìn tí ó rìn ló dínú ẹ̀kútẹ́ iná ǹsọ́ àjọ́nsó ẹ̀sìn wa kagbọ́yé labukata sí ẹ̀mọ̀ pín step by step ní wọ́n láwọn ò ní ìdí agbọ́yé àwọn tá agbọ́yé gọmìnà tí ìrìṣẹ́ mẹ́ káàkó tó wọ́n pẹ́ àlẹ́ ẹ̀nì gbọ́yé ni alọ́mọbìnrin tẹ́ ẹ sọ pé òun lọ ìkí àwọn obìnrin bó fẹ́ fọkọ̀ mílẹ̀ tọba ti wá yọ́ọ̀rá ni tí ẹ mẹ̀pọ̀rọ̀ nìká ilé iná òye káwọn obìnrin kí wọ́n rò dáadáa o ìtorí bọnú ọgbà kan tó lágbára ni tí èsì kéke nítorí pé ṣíbù ni làwọn mímọ̀ pé ṣíbù o ṣíbù ríkì àdàpé ìjẹ̀rú òun ni ìgbéyàwó láàrin àwa méjèèjì bó ṣe kí ọrùn ọkọ bọ́sọ̀ọ̀nà ló kí ọrùn ìyàwó náà bọ́sọ̀ọ̀nà ṣùgbọ́n kò lè dùn wá tí gbogbo wa bá dijú tẹ́ pé a bínú tán mélòó ló nífẹ̀ẹ́ ọmọ tó bínú wa kò yé la yahtamu bí ṣẹ́yìnlá bí hafzi farji abẹ́rẹ̀ ẹnu rẹ̀ ọ̀tọ̀ ìyí tí sì ń bẹ̀lẹ́yìn ẹ̀fà bó ṣe ju èje lọ ìyí tí ń bẹ̀lẹ́yìn ọ̀fà náà jù lọ́rin lọ àwambọ̀ ìkọ́rẹ́ ní ọwọ́ látọ̀dọ̀ ọkọ gẹ́gẹ́ yóò tún wá gbàǹkan lọ́wọ́ ìyàwó rẹ̀ èyí máa ṣẹlẹ̀bẹ́ ṣùgbọ́n kí ìsábà wọ́pọ̀ lẹ́yìn tó bá jẹ́ pé èyí tó fi dánà obìnrin ma tó fún ọpọ. nígbà tí wà tó bí láàrin wà tó lọ rẹ̀ fún ni ìwà fara obìnrin kò ní ẹ̀rọ tí ó sí gbogbo ọkùnrin máa ṣe ẹni inú ẹni bá ń dùn sí ẹni máa lè sí

o mọ̀ wípé fàwọ̀rajà ní ìsì bẹnu ọkùnrin bẹ́ akí àtọkùnrin bákan náà obì náà lè rárá rẹ̀ bẹ́ akí àtọbẹ̀ bákan náà bàbá obì lè baba lẹ́ fún ọ̀nà wọ́n àwọn apákan sọ wípé kí lọ́kàn ti ajínẹ́bí ajínẹ́bí ni ẹjí èsẹ tààjọ sí gẹ́gẹ́ àjọgbé ládùgbò ní kọ́nà tó lè mẹ́jẹ̀ fámílì o lè mẹ́jẹ̀ ẹ̀rẹ̀ wagẹ́ káwọ́sọ̀rọ̀ fámílì àwa ló lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wá láwọn nǹkan tí ma ń fà tí fi ma ń ṣẹlẹ̀ láwọn maslahatan lizzaud èmi ìbáwọ̀tán ṣùgbọ́n àjọ ń gbé mi ṣùgbọ́n kírun kírun kírun pọ̀bìnrin kalẹ̀ pé ah láti fi kú ònú wàhálà tí nǹkan bá ìṣọ̀kọ̀ rẹ̀ tó bá ti gbà pẹ̀lú ògbú ọlọ́run èmi ọ̀sán torí kíni torí pé mọ ka níbi títí ń jẹ́wọ́ fẹ́ nìkan pé ah, bábéjì ni inú kọ́pọ̀ nínú márùn-ún tí ń bẹ lọ́wọ́ tàbí kọ́fẹ̀ mí ẹ̀dí ah ọkùnrin sá gbọ̀bá because ọ̀nà ohun ọ̀fẹ́ gbàkọ̀ ustaasu mọ̀ sí ó ní jẹ́ bá ń sọ lórí ọ̀rẹ́ ẹ̀dẹ́rẹ́ ṣùgbọ́n èyí oun gẹ́gẹ́ mọ́ fẹ́ fún lífùkú fún tó bá wá dí àyè kan yóò lè sọ wípé òun fẹ́ máa lọ ìwà ìsọ pé sẹ́bì ni mo fẹ́ kọ́ ni ẹ̀yí tó ọ̀sẹ̀ ìgbébí tó fẹ́ dàgbàrú fọ́wọ́ pé ogun ọmọ ọmọ lọ ni ah, èèyàn fi wá mọ̀rú àṣírí pé tírẹ́kì yẹn in tó bínú lẹ́mì ọkùnrin ah, àwọn mímọ̀ ní ọjá àzàfún ajínabi tí wà síríbà tọba tú sí lọ ọdàkùn kọba ní gbogbogbìn ẹlẹ̀ jẹ́mọ́ ẹjẹ́ àwọ̀ òjò tó ẹgbẹ́ tó tọ́ la gbọ́ ìsìlámù yìí tí rú ẹ̀ bá ṣẹlẹ̀ láàrin wátàǹkà lálùsúnà yìí pe pé táwọn èèyàn ọmọ wí ni pé wàláì olóbùrúkú ní àbúlágbájá díẹ̀ bá ti ẹ̀ lò lọ kọ̀wàá sísàrò ṣídà láì ní farabalẹ̀ mọ́ tí ń ṣẹlẹ̀. irú ẹni yìí ọkùnrin igẹ ní ó gbà lẹ́lọ́wọ́ mùsíbà nítorí pé ẹwu ọ̀rọ̀ ni àfẹ́rẹ́ ni àálọ́kọ̀ àlọ́kọ̀ alaya alaya ìyà tí máa jẹ tí ọba tẹ́lọ́rùn àwọn tó so mọ́ márèjì bí wọ́n bá ṣe rí ń gbà mí ó ní ìyá ṣe máa jẹ ọkọ àtìyàwó tí wọ́n bá múra wọn mọ́ ẹlòmí ìbẹ̀kọ̀ àti gbọ́ ìlúmí ìṣe ara sí ní àwọn òṣìmọ̀ ni kò wa ọ̀bẹ̀rẹ̀ wátà àwà ní alàlìbírì ìgbà mí ìdẹ́wà tó jẹ́ pé nǹkan tọ́lọ̀wọ̀ bọ́ fi kẹ ìyàwó ah, ọlọ́njọ́ gbogbo àdánwò tó fi kàn wà láyé ta yíò ní mọ́ pé àmọ́wọ́ àmẹ́sẹ̀ àfàlìkì àmọ́ ọlọ́mẹ́ẹ̀ká o kalifọ̀kọ́ mọ́ ó lè ìkórìíra pẹ̀lú nítorí àti tọ́gbọ́ tó sì jẹ́ pé kò sí tó lè mú kú lẹ́mí rẹ̀ àfọba dẹ́dà ọba dẹ́dà ó sì ní ẹ̀dá sí kọ̀sáré bí mẹ̀láyé ń bí ní ìsìn tí ọba ní sọ fún tí ó wà sọ nìkan àti kọjẹ́ pálíkì àmẹ́tò ti sàdéhùn Amirul Mu'minin Umar bin Khattab radiyallahu ta'ala na arda in bẹ̀ Madina Basra táwa ní ọmọ òṣè gómìnà ẹbẹ̀ ó mú Al-Mughira ibn Shu'ba Al-Mughira ibn Shu'ba tí ó bá láwọn èèyàn dà àwọn èèyàn náà nù ìwọ lọ máa jẹ́ gómìnà ní Basra Mughira bá lọ bẹ̀ ń ṣe gómìnà ní ẹlórí nígbò òdíjọ́ kan abúbákrọ́ta onírọ́wì hadithi lan yufliha qawmun wallaw amrahum imra'atan wọn bukhari gbawa wa ghayruhu ó kọ̀rọ̀ gẹ́gẹ́ ní nàfíìrù àsákọ́sí wọ́n jókòó ní gbàgede gbàgede ibi tó ìsì ti mẹ́ jókò ó fèsì ilé gómìnà náà kẹtọ́ jẹ́ alìmọ̀gírọ́bùn ṣúrúbà kan jókò tí wọ́n ń sọ̀rọ̀ kọ̀pẹ́ náà fi ibnu ma'abad ibnu utaiba okun wọn kọ̀pẹ́ rẹ̀ ziyadude ibnu ubaid wọ́n ti pín mẹ́rin wọ́n tàkùrọ̀sọ lọ́tọ̀ lọ́sì a kẹrìlẹ̀ láfẹ́fẹ́ bá gbé kọtí ìlàtọ̀ ọ̀kan ní a ń bá kàmù gírọ́bùn ṣúbà lórí obe gọ́vnà ni gọ́vnà kan gọ̀mùnà ní gọ̀mùnà kọ abubakirata dìde ọkọ̀ rí bẹ̀ ṣíbùrù dìde ń kálùkú náà àà ní tẹ́rẹ̀ rí rẹ̀ àà ilé ó dè mẹ́dìnà fine ziyadẹ̀ ẹ̀rì tẹ̀ náà tẹ́jì kọ́ àwọn gómìnà tẹ́ fún wáńsẹ̀ zina

kó sì ràmọ́ inú pé wọ́n ní kọ́ ràmọ́ ọ̀nà àwọn ẹ̀rí báyìí ni ọ̀dá ẹ̀rí olè fẹ́ jẹ́ ó láàárí gómìnà wọn báyìí tí ọ̀pá tí ó rẹ̀ tọwọ́nú lè tí ró lọ́rọ̀ bẹ̀tẹ̀ tí rí na na fi ibn al-Harith ibn Kalda o náà inú rúrú kìí àwọn bá ọ̀ká àti rọ́ọ̀sẹ̀ ilé ìṣòro ṣíbúlù ibùn ma bá rí múrù tẹ́ibà kí ni wọ́n fẹ́ sọ olóòn náà rí báyìí àwọn tí wọ́n sí àwọn nǹkan kan pẹ̀lú ànẹ́bì tó sì jẹ́ wípé mùgírọ̀ iná bẹ̀m̀bẹ̀ ló mọ̀ gbàwà bírú kí lámọ̀ ríre ziyadu bẹ̀rù ọlọ́rọ̀ ziyadu in tó orí gẹ́rẹ́ ni ọsọ́ ziyadu ni amirul mu'minin wallahi ra'aytuhuma fi lihafin èmi náà gbà mọ̀ débẹ̀ mọ́ kan méjèèjì ní abẹ́ blanketi ẹyọ kankaná blanketi ẹyọ kan ní ẹbàbúra wàsẹ̀mítù nẹ́fàsá ní àálìyàn mọ̀ wá ń gbọ́ mímí tí mímí ní à ṣùgbọ́n láàdìrì máa wàrọ àdáríkì in tó bí mímí àti tí ń bẹ̀lẹ́yìn rẹ̀ ọlọ́n ló yé ìmá tó bá ti ẹ̀bẹ́nu ṣẹ̀rí àwọn mẹ́ta yòókù fi musnadihi وخرج من الطبري بسند صحيح كذلك أخرجه عبد الرزاق في مصنفه إبيتي سليلو أمر مني أمر أني أجيّا ìdájọ́ ọlọ́run ìyàbò ẹjẹ́yà abọ́kìlá ní sóòwò wọ́n ń parọ́ ní àlọ́ àpọ̀ ọ̀parọ́ ẹ̀pù mẹ́rin tọ́lọ ní kẹ́ pé ìyàdé báyìí ní ìsìn wọ́n bá na àbúbákrọ́ta wọ́n na násíù wọ́n na ṣíbúlù umaru wa pé wọn mímọ̀ sí bá ń tàwí pé kẹ́zìbò àǹfúsakùn fastatabahum ó yá ó ń kàlùkú ọmọ wá fẹnu ẹ̀ padà sọ wípé ìgbà ìgbà ìmọ̀ gbẹ̀rí ẹ̀jẹ̀ padà tí ọba níbẹ̀ ẹ̀ẹ̀tù jẹ́rì mẹ́nu ẹ̀sìn tí mo sì jọ wà láyé ní wọ́n fi ìbá bọ́ọ̀bẹ̀ ọjẹ́rì pé in tí mo sọ kazabtu nafsi mo ti pèrà mí ló rọ́ padà pé a rí ọba àṣírí àríyàn tó tọ́tùmọ́ a ní ọgbọ́n

kun ya amiral náà kí wọ́n sọ pé bá sí ẹnìkàbá ilé ìyẹn fi sẹ́ra kọsẹ̀ sí àbúbákrọ̀ fa'ádà bá dà dálíkà ó ní wọ́n kàkọọ́lẹ̀ ọwá ní ọlọ́run báwọ̀ eléyìí mo fi ń sàdéhùn fún ọ wípé ìpàdé ń bẹ láàrin èmi àti ẹ tó dájọ́ pẹ̀lú mùdúrọ́bùnù ṣúrú báyìí mo rí o mo wà lórí ẹ̀dìsìn in tó kọ̀kẹ́ ni wọ́n rí ni nǹkan bá tòótọ́ ní àrìbùgírọ̀ afẹ́fẹ́ tó gbé tó gbé yìí tòótọ́ ni àmùgírọ́ ń ṣe sáàni lọ́wọ́ ṣùgbọ́n pẹ̀lú ta ni ẹn táwọn rí táwọn ń sọ wọ́n ń pọ̀mù ní rọ̀tùkọ́ọ̀wù umu jamil bíntù amúrì ibùlà afkọ́mù alìhìlàlíyà na Mugira gan fún ẹ̀ la ilaha illallah ó ní ìyàwó kan kò fẹ́ sí yàtọ̀ láàrin àtobìnrin nípa sísẹra nípa gíga àti bí ẹ̀sì jọrí àwọn ń sọ tí wọ́n rí oní nǹkan sọ tí ń ṣẹlẹ̀ ta ni ó dájọ́ rọ̀tíkọ́ ìwàrẹ̀ ìran àwọn obìnrin kan tọ́jẹ́ wípé tí bí ó ti tó wọn lékọ̀ọ́ wọ́n ma káàkì pé wọ́n àwọn èèyàn mọ̀ sí wọn wípé àwọn òmọ̀rọ̀ gbogbo bí tẹ́ bá ti ń darí ìlú ọ̀kan ṣe lóṣùgbọ́n kò kàjú ẹ̀kú sí wọ́n á sì máa èèyàn kan bá ń tọ́jọ́ wípé wọ́n ma ń fìrì aláwọ̀bìnẹ́tì àmá fìrì sí rúbọ́sọ́lá sí ilé tí wọ́n sá nǹkan orí sí sẹ́lẹ̀ ó ti ma ti ara yé fún gan oúnjẹ́ ọ̀rà dìde ni pé Eh, ọlọ́run sì gbẹ̀ ìrọ̀rùn èyí sọ ọrùn kẹkẹmọ́ pẹ̀lú èyí tí ó ń tó gbọ́ irú àwọn ọ̀ràn bá ní jẹ̀mọ́ra àbúbákọ́tà pàdé ọba dẹ́dà adẹ́dà níjọba alìkìyàmọ́ àti gbogbo nínà tí wọ́n ọkọ̀ fúra fúnra ara rẹ̀ ọ ń ẹn tó ṣe bẹ́yà tó rìdùwán gbogbo ẹn tó ṣe bẹ́yà yóò ṣùdẹ̀ ìbíyà ọlọ́n ẹ̀yìn sọmọ́nàmá èyí ò mú gí ọgẹ́gẹ́ fún rẹ̀ inú lọ́kọ́kọ́ kó àbúrùmù ọdọ́ umaru lójú pẹ̀lú àjọṣe ìpìlẹ̀ láfi sọ wípé kò sí àjọṣe ọ̀hún tí ó máa lọ gẹ́rẹ́gẹ́ sánmà ohun òtí jí ọkọ̀sẹ̀ in tí ó bá fẹ́ dẹ̀rù wọn lójú láti sánmà àyànjú ẹ̀ tí ó omi gbọ́nà tó mi tútù kò sí ń tágbọ́nà

ẹ̀yìn tí ó ń jẹ́ ìrìn lórí kí é ṣó ń kébèkébé ó yàwó sí yàwó ẹ̀ wípé wọ̀sọ̀sọ̀sọ̀ ni yàwó kí sí ìṣọ́pọ̀ wà rárá ní ọlọ́sọ̀sọ̀ àwọn tí a takú mọ́ mùgírọ́ náà lọ́rùn mùgírọ́ náà mìtìlákùló náà ó náà máa kọ bèbí ìgbèyàn musa ni gbogbo àwọn so nǹkan iwa ìwà ìjọra wọn a máa rí bẹ̀ tí nǹkan ọ̀sẹ̀lẹ̀ sóbí kọ mọ́wọ́kọ̀ mẹ́sẹ̀ Ọlọ́run ni ọmọ ṣùgbọ́kọ rẹ̀ ẹ̀mí rí ó ti pín ìwọ́n ń ṣúwà wù sí nítorí pé ọ̀rùn kan pé ah, ara nílé fi ọ ó tó wá lọ bá lọ́fẹ̀ ọ̀pọ̀ díẹ̀ o ajínẹbí wa mọ̀ million ní kòkòsú méjì lórí business tó ń dàlé tó wọ ìfikù 3 million naira kọ́dà ní 3 million tó tó kú nísìn gbèsè 17 million lòun tó jẹ àà ah! padà kò burú bọ́kù ẹ sọ̀rọ̀ tó bá fẹ́ kọ́ láàrin ó lẹ́mì tó náà ti pín ṣùgbọ́n wọ́n fẹ́ ti ọ̀rọ̀ kúlù sí kọ́ọ̀tọ̀ lákùnrin fẹ́ kọ́ jẹ́ kó wọ́n fi lè mẹ́ gbogbo tọrùn ìlọ ṣùgbọ́n mi ò ti fẹ́ pín ọ̀dà kò burú bílẹ̀ rẹ̀ pé tọ́ bá kọ́ láàrẹ̀ bó sí fẹ́ fara mílọ̀nù fún tọ́ bá rí 80 mílọ̀n fún kọ́ ó ní sọmúdẹ̀ ní 80 mílọ̀n kò sí tọ́jọ́ ó ní ti fẹ́ kọ́ tó wo fi wọ́n 150 tó fi wọ́n 200 mílọ̀n ẹnìkan wá fẹ́ gbérú Hada tàbá fojú wò lọ́wọ́ bọ́ a rí wípé ọkọ̀ náà lè fi ilẹ̀ àìmẹ́lẹ̀ fi ilẹ̀ ọkọ̀ yẹn àìwàárí ìwàárí owó tí ń tẹ̀ náà padà látọ̀dọ̀ rẹ̀ mọ́síláhà yẹn a lè pẹ́ tíyàwó náà mẹ́mẹ́ wàásọ̀ tí yóò bẹ̀rẹ̀ pọ́jọ́ ti pẹ̀lú bísẹ̀mì náà tó ṣe rí ọjẹ́ nǹkan àkọ́kọ́ tí ara àta fi lè dá sí àti kọra kọmọ bá àádùn níbi ní jùmọ́ tó bá di jùmọ́ gbogbo olé tí ń dùn mọ́ padà di ọkàn o gbogbo olé tí ń mì bá ní mú dúó gbogbo olé tí ń jò bá ní dí o nítorí pé àwọn ilé náà ni sàárè wa àwọn ilé náà ni àlìkìámọ́ wa in tá fi gbé sàárè ibẹ̀ náà láti ń ṣe in tá rán àlìkìámọ́ ibẹ̀ náà láti ń ṣe ọba dẹ́dà mọ́ fàgàgà wáyá o láyé ń bí mọ́ fàgàgà wáyá ní gbangba àlìkìámọ́ mọ́ fàgàgà wáyá láyé ń bí ọba dẹ́dà mọ́ tọpinpin wa o ní gbangba alìkìyàmà mọ́tọ̀ pínpín wa o a máa ṣe àfi kó fi títóbi rẹ àtọ́lá rẹ kó fi gbàlọ́wọ́ wa ọ̀rọ̀ jàrí gbàlọ́wọ́ wa o bá ṣe máa ṣe mẹ́nẹ́rì mọ́dàlú aláyà o lọ fún ìyọnú rẹ mọ́lúwà fún bínú rẹ o mọ́jẹ́ àtàrà àwọn ìyàwó wa wọná mọ́jẹ́ náà tàrà wa náà wọná mọ́jẹ́ àtàrà ọmọ wọná mọ́jẹ́ náà خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام وحد الله سبحانه وتعالى الزوجين بالألفة والرحمة بالمودة والرحمة وكذلك وكل هذه الأمة بمسؤولية كبيرة ألا وهي القيام بخير القيام بالتسديد ما شجر بين الزوجين من الخلاف فإذا خافوا الشقاق والنفور بينهما ليبعثوا حكما من أهله وحكما من أهلها هذا إرشاد إلهي أرسل المسطرة به في سورة النساء ولكن إذا أدى الأمر إلى الخل فإن هذا الخل وكما يصح من زوج المرأة بيد أن هذا لا يحدث غالبا كذلك الخلع يحدث من قبل المرأة وهذا غالب وهذا يحدث غالبا أو من قبل وليها من أب أو أخ أو عم وهكذا وهكذا ولكن هل صح الخلع من أجنبي بذل هذا العواد من أجنبي اختلفت كلمة العلم في هذه المسألة ولهم فيها قولان القول الأول أن هذا لا يصح من أجنبي والقول الثاني هو القول بصحة ذلك من أجنبي بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن هذا النبي أرشدنا إلى ما أن الخلع يصح بذله بذله من أجنبي ليس بينه وبين الزوج أو الزوجة قرابة ولكن لأمور قال للعلم لما ذكروا الأمر الأول من هذه الأمور أن يكون بذل, بذل عوض الخل من أجنبي لمصلحة الزوج نعم قد يكون الأمر أن الرجل أمر زوجته بمهر كثير لكنه لا يريد أن يفارقها حتى يستر يسترد شيئا ما من هذا المهر هو في الحيرة لكنه يكرهها على بعض الأمور وهي لا ترى منه فرحا ولا سرورا وهي في البيت مكرهة في جميع تصرفاتها الزوج لأنه ساعده على تصرفه الذي أدخله في الحيرة وذكر للعلم الأمر الثاني ومن هذا نستأنف الخطبة في الجمعة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا انتقم لعبارك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائل الأوطان اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا كنا لنا مؤيدا ونصيرا اللهم ربنا تب علينا وتب على التائبين بيض يا ربنا وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقرد الشيء الثابت من نسي الصلاة علي خطئ طريق للجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا